Fàṣíkú tí wà lọ́dọ̀ àbìrí àti ọ́ìlà àbùkọ́bù àti ìtajì. Orísìtì bí kẹ́lù ìsúrù ọ̀tẹ́ ìrìnà máa bèèrè púpọ̀ ọdúnfẹ́ sírù sí áàlù òrùkọ́bù. Bìmọ́za unọ́bì ìkọ́bìnà wà ní kọ́bìnà أولاد الفضل على الفضل فيقنا ويسير لنا جميع لتكتب أمدادي لماذا أولاد الشيكرة وسيد آدم وآدم عين إذ ما كنت أعتدي لماذا أولاد لقد أرني وصفا لأخي كيف أهتدي بماذا أنادي وإذ أنسى جوازه وفاف فتم أبدين به اليوم مهتدي بماذا أنادي بماذا أنادي آلما متصوفا كبير المهدايا مرشد عن خير مرشدي Bímọ́ọ̀dá òunẹ́dì káàkì bá mútàfà ìbọn, kàtí bá ń bà ní Gambílẹ̀ àlọ́ oríṣì ẹ̀kìtẹ́jì. Bímọ́ọ̀dá òunẹ́dì káàkì bá mútàfà ìbọn, kàtí bá ń bà ní Gambílẹ̀ àlọ́ oríṣì ẹ̀kìtẹ́jì. Bímọ́ọ̀dá òunẹ́dì ṣáìkà dáúdà ẹ̀nà بماذا أنأذيك يا أبني قومنا وقد وجبت تكديم يا رب فارسني وإذ كان يصفي ليس يبلغكم العيون سابعون بالأخيار سيري كمرتدي سابعوا بكمسين أدهرك لديننا فترتيب عن قرآن للواسي تجتدي ومن ثم بالإسلام أبو لوصالنا وآدم شيخ لإني بخير لمجدد ووالدنا لمرؤوم أثمان شيخنا وبالمصطفى المختار طاعة محمد بفضله موعده وشانك مرسلين بفضله موعده وشانك مرسلين فكم واعظا إذنان bíwọ́nzíkẹ̀ na kítọ́dù. Amẹ́ka lọ́bí yà mi lọ́bí látàkọ́ dàmú wọn, nínà lè mú orísà lè na parí àbá bí ní mọ̀gbá dìbí. Nínà lè mú orísà lè Lọ́wọ́jọ́ bàbá wa ọlọ́ọ̀lá, gbogbo àwọn tí a ti kí wọn ní ọdún tó kọjá, ọlọ́ọ̀tí ní kó wọn ní ojú ọwọ́ ọdún ìjọ àjọ́gá ní Májúlẹ̀ orí Ní ìṣẹ́rẹ̀ ìṣẹ́sẹ̀rẹ̀ àwọn ọmọlúwà àwọ̀rá sí iná, ṣàwọn ìṣàfẹ́kù àmọ́rúwà, àìsàn ẹ̀ṣẹ́ sí, ṣáàṣì gbogbo obìnrin, alẹ́fẹ́ lọ́rọ̀ ìrìnà, ṣáàṣì ẹ̀ṣẹ́ná, ẹ̀ṣẹ̀lẹ̀mọ́ ápìsẹ̀wé, tànàrà àti wọlmọ́ كل البليات والرعاة آمين أنت السلام فسلم عبدك ألف الله ليرشد الناس إيمانا وتعمينا ثبت برجليه أمنا ثم عافية بطول ورعي كان المهزدين بطول ورعي إحسان للمفسدين الله يا كافي الله يا شافي الله مسلمنا الله أيها لقد جاءكم بالله بسم الله الرحمن الرحيم وبه نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الله يعلمني الرحمن يفهمني الرحيم يذكرني يا آسي والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ọlọ́run ni a máa kí tó ti kọ́ wa bá ti máa kí wọn ọlọ́mọdé àjìká àmín níbi kíkí ọlọ́run àti kíkí àwọn ẹni ọlọ́run torí pé látara kíkí ọlọ́run láti máa kí àwọn ẹni ọlọ́run àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn àbàmì ọlọ́run àwọn àṣàyàn ọlọ́run àwọn olólùfẹ́ ọlọ́run látara wọn lólùfẹ́ ọlọ́run láti máa kí ọlọ́run àti bàbá ayọ́ ló tàná látara ọlọ́run ọlọ́tara ni a sì kí bàbá ayọ́ ló tẹ̀ ní látara ọlọ́run àdámanlá hayata ò bàbá ti ń kí ọlọ́run ẹ̀fọ̀nẹ́lẹ̀ fún wọn ní ó sọ̀kalẹ̀ sára àwọn ẹni ọlọ́run nítorí pé ní mo fẹ́ rò pé kí n sọ òun náà ni pé ọlọ́run nìkan là á fẹ́ràn ní àbáwọn ànábì rẹ̀ ní ká fẹ́ràn èwo ni kífẹ́ náà ó lágbára sí jù lọ torí ayé àwọn nǹkan tí ń bù wá pé a ti nífẹ̀ẹ́ àwọn nǹkan jọ ọlọ́run lọ ìjẹba a bá nífẹ̀ẹ́ ọlọ́run lára àwọn ẹni ọlọ́run a bá nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run lára ọlọ́run ìjà lè ti bẹ̀jìtà ọ̀nà wo láti bẹ̀jìtà ọ̀nà wo là nígbà bẹ̀jìtà látún wá fi di ẹni ẹ̀kọ́ ọlọ́run torí pa fẹ́ràn àwọn ẹni ọlọ́run ọ̀kẹ́kẹ́ abẹ mọ́ fẹ́ yẹnjú díẹ̀ wọ́lọ̀ bá ti yọ̀dá mọ́ nígbàtí wọ́n ní àwọn atọ̀ kí ó ní ilé kí ó láwà èsì tí wọ́n àmọ́ fún ọ̀rọ̀ ẹwọ́ orin tí bàbá olórin dálẹ̀ ní ajé Mustapha àwọn àbúrò mi náà ìmọ̀ ní bẹ́m̀bí wọn ò ṣeré wọn ò ti ránù níbi ọ̀háyé ríjà في كل ساعة وفي كل أحوال وفي كل لحظة رجال لي في كل لحظة وفي كل أحوال وفي كل ساعة Gbogbo ojú ojúmọ́lá máa kí àgbàlagbà tọ́lọ́un tẹ́ẹ̀jẹ́ káyà àwọn ẹni ọlọ́run ó sófò. gbogbo gbàlá ma kí ní fúnra ara ọlọ́run sì ma kí yín ẹ̀yin lẹ́bẹ̀ àlífà níṣẹ́ nígbẹ́kan ma ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí sọ lẹ́ẹ̀kan nì ọlọ́run tí ó jẹ́ káwọn àlífà òṣìṣẹ́ náà jẹ́ láyé bàbá náà

ẹni ọmọ sí yíyàn òun náà ṣe kankan fọ́lọ́run ní kọ̀rọ̀ ni ọlọ́run ní kí yíyàn àwọn káàkì yí òháyí ríṣẹ́ lọ́lẹ̀ àìdí kó lè láàbàtẹ́ ìyàwó tẹ́yìn ilé tẹ̀jẹ́ lé ọparẹ́ tẹ̀jẹ́ ìyàrí àwọn alífà ti tún sọ nìsìn wọ́n ní gbogbo àwọn ìyàwó náà ní ẹ̀ndá wàárí ẹ̀ndá òdúdó ẹ̀fẹ́ nǹkan ó bàjẹ́ akí èyí náà kọ́lọ̀mọ́ akí. wà tí kò lè àwọ́ ẹ̀lẹ́ wà tí kò lè sàátẹ́. ẹ̀ẹ́dẹ́jẹ́kìrí yìí àtẹ́kìrí jà lóbìnrin tẹ́ẹ̀tì kí ó rí àìkọjá èyí náà ń sàtẹ́lẹ̀ nù akẹ́yìn náà. ó àyí rí dáa lálẹ́ yìí sí kúrì láàdàtí. Ọ̀rìjálò láyé làwọn tí wọ́n ṣe eré kalẹ̀ tí èjá yọ parẹ́. Kọ́nà bí wọ́n bá ti kú jẹ́ papòdà, ríjálò láyé ni wọ́n. Àwọn ríjálò láyé làwọn tí tó ń bẹ ládùúgbò táàlẹ̀ fojú rí wọn àtàwọn áàdìmí tí ń jáde níbi orúfil ìjàhíyà min orúfil Qur'an wa orúfil hadith tẹ́fẹ́ orúfil arabiyya bí ẹ bá ti pè alif bá ta sáà pàápàá tó bá jẹ́ náà Qur'ani àbí àzíkiri àbí àdífi tàtàwọ́lá a fi gbogbo àwọn hajji ní orúfẹ́lẹ̀ jayé a fi kí bọ́lọ̀ nípa àkọ́sàbà ìsànilẹ̀ ìsọ̀rí. ọ̀háyí rí jálàlẹ̀ hajji fi kúlẹ̀ látọ̀tí hmm. wà fi kúlẹ̀ àhàwálẹ̀ wà fi kúlẹ̀ sàáhàtí ẹwà jájọ kí sọ́tọ̀l fàtíà méjì káwà fi múfúlẹ̀ owó na sáàrí kí ní ìkábàrí fáàtí àlàáfí bẹ̀rẹ̀ lè kí àwọn amọ́ tí mú fúlè wú alìfòlàmí mú fúlè wú náà sí tó fi dígbé láìsí wòlí máa bá kára alìfòlàmí sì pọ̀ nínú kòránì òun láwá sọ lẹ́nu fáàtí àrẹ láti wá fi sọ̀kalẹ̀ méjì ni ọlọ́kan sọ Mákà ọ̀kan sọ Mádínà tí gàrí ìyàtọ̀ ìtọ́lọ̀ wọn á rí pé pé méjì ẹjẹ́ ake ọkàn bá àwọn mọ́fílẹ̀ ìwúnà kájọ pín mara lọ kọ́kàn ọba ní tò ní látìrí àlífà kọ́lọ̀mọ́sàbà fi dúpẹ́ fún yín bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم gbogbo ẹni náwó la ṣàdúrà fún ẹ̀ẹ́dẹ̀ múlẹ̀ tí ó lọ́wọ́ la ṣàdúrà fún ìyàkà ní àbúrò ayé ẹ̀ẹ́dẹ̀ kọmà ní kí ó tẹ́ kù láàfá kéèkèé àṣàdúrà fún gbogbo ẹ̀yà lásàlátù lóbìnrin lábẹ́ àlífà àṣàdúrà fún ẹ̀yìn nílé ọwọ́ oníṣẹ́ ìjọba àṣàdúrà fún gbogbo ẹni ọmọ pé ẹ̀ṣẹ̀ nílẹ̀ ìlú ilé lọ بسم الله الرحمن الرحيم الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما إليك وما أنزل منك أولئك على هدى من ربهم gbogbo ẹni tó tọ́ sí dájákọ̀ ọlọ́pọ̀pọ̀lá lẹ́yìn o gbogbo ará àdúgbò tó farabalẹ̀ lọ́lọ́run بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ní ìlàkà ìrìn wá lọ ọ̀tẹ̀ wá ọwọ́ bukí ni wọ́n àwí tó jú àwọn àfáà báyìí ẹjá pé bismillahi kana arrahman yakunu arrahim kun gbogbo ń tá a fẹ́ kó ṣe fún ọlọ́run dákun ṣe gbogbo ń tá a fẹ́ kó ṣe fún wa dákun má ṣe ṣe o Tàlẹ́ àwọn ẹni ọlọ́run ní ẹ̀kú, gbogbo ń dá ti fẹ́ mẹ́ ti sí síbẹ̀. Abẹ́ parí léyìí abẹ́ ní sáìtì ńláńlá fún bàbá wa yọ́ lò èyí tẹ́ iná dáwọ́lé ilé kíkọ́ ni ọmọ bíbí ni ọmọ títọ́ ni àlàáfíà ni áṣìkí ni ọbẹ̀ sanwó ni ọbẹ̀ lówó ni ọlọ́run orí bẹ́ẹ̀ ọlágbólóhùn gbogbo ń dáa fẹ́ kó ṣe fún ọlọ́run dáa kún ṣe ìwọ bá àkókò ogun fún wa dákùn máa ṣe ṣe Gbogbo ọ̀tá àbẹ́kọ́ ìjẹ́ fún wa lọ́dọ́ àkùnjẹ́. Gbogbo ọ̀tá àbẹ́kọ́ ìjẹ́ fún wa dákùn máa ṣe ṣe. Bàbá wílẹ̀ méjì sí, a ti fi ọkọ̀ ọlọ́run lónìí, èmi lè ní sọ́ọ́ láwọn afi wákàtí tó ní àwọn alázàlátù lẹ́kàdínláńlá tààrí lọ́dọ̀ àwọn àgbàlagbà ní ìbísmìlá ìkáàdà àìkáàdà máa káàdà ìbísmìlá wà bí bísmìlá gbogbo ní tó ń jẹ́ nǹkan orúkọ ọlọ́run ní fi ń jẹ́bẹ̀ arahmani yakunu ọlápọ̀ ń lọba àjọ kí ayé tó lóhun máa kẹwa èyí mọ́ wá rí kọ́dá kọmọ fi ṣe síkì nígbàtà ní kọrí ìtàlítà ní kọmọ tó bí sílẹ̀ ńlá ìkáánà àwọn àmìyàkó ní àrà ìmìkan ọgbọ̀n tá àfẹ́kù òjò fún wa ọlọ́run dákun Gbogbo ń tàbí kò ṣe fún wa láńdàkùn jẹ́. Gbogbo ń tàbí kò ṣe fún wa dákùn bá ṣe jẹ́. Ẹjá dà ní ọwá, bàbá dà ní ọwá káwá wí méjì sí. Tẹ bá nígbàgbọ́ pé ó kọ ọlọ́run ló sì wúlò fún wa pẹ̀lú ògbò ọlọ́run. Ẹ̀yin alásìkí tí a máa pè bóyáwó níbi ìnáwó wọ́n ti wà sí ṣáájú ni. Ọ̀dọ̀ ọlọ́run lẹ bá sòrò tó fi dà ẹgbẹ́jọ́ ọlọ́run lọ lẹ́sí ń wá tọ́pá àwọn tán láwọn gbọ́n ni tí wọ́n sì gọ̀ tí wọ́n rò pa àwọn gbọ́n àwọn ti kéwú yá kéwú àwọn alífà yọ́ mọ̀dá ẹ̀lá mẹ́mọ̀dá àwọn oúnjẹ àti kéńtàkì ọlọ́run sì tọ̀rọ̀ irú lọ́wọ́ pé mẹ́wàá lẹ́fẹ́ ti tẹ́lẹ̀ ẹ̀fọ́dọgọ́rùn ọlọ́run fẹ̀gbẹ̀rún rẹ́pò fún yín ilẹ̀ náà lórí bó ti rí ilé lórí bó ti rí nígbàtà gòkè pẹ̀lú ṣéhùlẹ̀ kan àwọn anìtò bí ọlọ́gbé dínú náà ìbá ti kọjá aláìlẹ́wọ́gbá ẹbá fi ma ha bọ́ ní ìgbà tí ò sí ma ha rí mú bẹ́ òun ló jẹ́ ọmọ palẹ̀ dítà àwọn ẹni ọlọ́run ti rí nù ilé yẹn ní bá sáwọ́ bẹ̀ tó mo dé ọlọ́run ti gbàálẹ̀ lẹ́ẹ̀kan náà láti 40 years anniversary tàbí marika sí gbogbo àjọsí pẹ̀lú yíò náà wọ́n láti rówó báyìí àti fẹ́ tún mọ́sánsí ikọ̀ ìjọ́nà lè mímọ̀ pé ah bàbá yìí máa ti tọ́lọ́run o wọ́n wá lọ wàkántí wọ́n jọ́nà tó jẹ́ tara tí wọ́n bóyá wọ́n bá 50,000 naira ń bẹ̀ ní wọ́n ti ń bẹ láyé àkántí tara tí wọ́n àwọn àkántí ilé kéwú bí n bá gbàgbé bóyá 500,000 gbogbo mọ́ríkà jẹ̀yẹn kò jẹ́ tó bẹ̀ kírì ni níjọ́nà lọ́hùn. Mo láti wá rọ Sanfásìrì láfẹ́ kí gbogbo ayé láti lè Cairo, láti London, láti Amẹ́ríkà, láti Australia. Ìbẹ̀ lọ ajé yé ni títí, yẹn kékeré kí bàbá yìí lápapà àṣepamọ́ síbì kan. Wọ́n sì gbówá láti Saudi, àwọ́gbà. Àwọn kan tó wá láti Abẹ́kúta, Gọ́vnà Làwálì ń bẹ lábẹ́kúta ń jọ náà, wá sí náà nù Gọ́vnà Làwálì ń ti wà nílọrin ní ìbẹ̀ lábẹ́kùta tí ń jẹ́ gọ́fìnà ìjọ́nà lọ́hùn àwọn agbọ́ àwọn àfáà záàzì lé ni bàbá rán pẹ́kọ́ lọ sí tọ̀sílì fún ní abẹ́kùta tọ́wà gbọ́ pé wọ́n sì nǹkan mọ́ríkàrí wọ́n wá ní gbogbo orin tí ó parí àti sìmẹ́ǹtì tó ń gbèrò làwọn bá gbọ́ ní dára tàbí lábẹ́ bàbá inú wa bá dùn gbá ah, nẹ́sára dé á sì kí dé gbàdúrà dé bàbá wa sọ fún ẹyìn àfáà ìdára kílẹ̀ rí sí bí làwálẹ̀ ọmọ mi tí ó wọ́n ṣe nìí ánàkùnmọ́lá nígbàtẹ́ ń tẹwà alábọ̀ láti jẹ́ bàbá ní ibi lẹ́yìn ti rínú làwáàlì lè fún mi lóòtọ́ ṣùgbọ́n sóhun ló ní gbogbo ẹ̀ sóhun ló ní gbogbo ẹ̀ ayé bàbá ánàkùnmọ́lá ọ̀rọ̀ níní ọ̀dẹ́ nǹkan nàìjíríà jọ níní lẹ́nì kan gba àwọn kan àwọn kan pé ẹlẹ́kùn ẹjá kọ́ mọ́sátá àníkọ́ bàbá níta ọ̀dá tí ó lọ́gbà bọ́ báyà sí mọ́ Máa wá tún jẹ́ kẹta arúkún làwá ní ìmbá yí sọ̀rọ̀ jú ní ẹ̀mọ̀ yí pé mọ́sálásí yìí, mo fẹ́ kọ́ yẹ́ pé ta bá kọ́ tẹ́ ní bá sunkún débẹ̀ kọ́ lọ́wọ́ rẹ̀ lẹ́kúnlẹ̀ kan náà. Allahu Akbar. Wọ́n bá wọn ẹni ọlọ́run ti ṣe inú. Òun náà ni mo fi sọ fún Alífàlẹ́ kan pé à. Mo ti rí ìrìn tí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bí tí lọ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run. Tàbá ní àrùn ọ̀rọ̀ mọ́sálásí ọ̀rọ̀ lé ké bàbá lẹ́yìn èkọ́ lítánlẹ̀ kan náà bí ọ̀bá ní nǹkan mí nú gbogbo àwọn àgbàlagbà náà tí wọ́n máa kọ́lé wọ́n kọ́ díẹ̀ díẹ̀ yìí àmọ́kọ̀ wọn máa gbílẹ̀ wọn máa kọ wọn máa gbílẹ̀ àmọ́kọ̀ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kanakọ̀ ah tí ó sì jẹ́ mímọ́ ọ̀wọ́n Gbogbo ń dáa fẹ́ kó ojú fún wa, ọlọ́run dáa kùn ṣe Gbogbo nta bá àrọ́ tó obi wọn dákùn máa ṣe ṣe. Àdéjẹ́rẹ̀ ara ara Gbogbo ń tá ṣe fún wa ọlọ́run dákùn Gbogbo ń tá ṣe fún wa máa ṣe Ọlọ́run fi wá ṣe kò ń àwọn ọmọ kí mo fẹ́ dájúkọ kákẹsẹ̀ rí à láàrin àyà méjì sí mẹ́ta ká lè fi júwe fún wa ọ̀nà tàbà gbé dáwà wa gbà lẹ́ni gbogbo àwọn oníwàásí ẹ̀dàkùn ẹjẹ́ àtají ìwà onílé kéwú ẹjẹ́ àtají lórí àwọn pọ́blẹ̀mù mẹ́ta tí ń bẹ níwájú gbogbo ẹlùjíṣẹ́ Ọlọ́run nílé àti lóko àtàwátá kéwú nílé ọ̀dọ̀ àwọn àgbàlagbà àtàwátá kéré kọ̀ọ̀kẹ́ àkúnlẹ̀ kéré lọ́dọ̀ àwọn arúgbó àwọn àkọ̀ọ̀dìmí tẹ́kẹ́jì jọ ní bí àwọn bàbá wa tí ń wò yìí àti àwọn àkàdìmí akẹ́dẹ̀mì tọ́jẹ́ ti tuntun làwọn ké àkọ̀ọ̀dìmí jíjọ́ wọn àkúnlẹ̀ ké òun ló bí akẹ́dẹ̀mì tọ́jẹ́ tuntun akẹ́dẹ̀mì kan jẹ́ wà sí fáàrí sí àkọ̀ọ̀dìmí ẹni bá ní tèkítà sí rí ń bọ̀ bá pẹ́ òun náà mọ̀ tí aṣọ tí ó sọ fún pé ní tí ṣe tẹ̀kísà rèé èèyàn gbọ́dọ̀ pé tẹ̀kísà bá o gbogbo anára wá ní problem mẹ́ta problem àkọ́kọ́ àdáyé bẹ́yìnà tọ̀bí àti wà ṣẹ̀rí à ẹn tó fẹ́ jíṣẹ́ ọlọ́run bó ló ṣe fẹ́ yẹjú ara rẹ̀ láàrin nature àtòfin ọlọ́run àádì ìtọ̀bí à eré ìní nature inú ọ̀fẹ́ bí oúnjẹ la máa jẹ nature ni ọlọ́ni a máa gba àwẹ̀ ṣẹ̀rí ànù èèyàn ọ̀fẹ́ owó náà afẹ́kówó máa wọlé ní nature ni ọlọ́ni a máa náwó ṣẹ̀rí ànù èèyàn fẹ́ máa sùn kọ́ máa sanra kọ́ máa dán ọlọ́ni wọ́n bí lẹ́yìn fátàhà ìjà dìdì látàlákà máa ṣàìsùn lóru ṣẹ̀ríànù nature ní kásùn ṣẹ̀ríà ní ká máa ṣàìsùn bọ́ọ̀ ni dáyí ṣe fẹ́ yẹjú ara rẹ̀ láàrin nature àdámá àti ṣẹ̀ríà òfin ọlọ́run problemu kanu ìwọ fún rẹ ní òkè kẹlòmí o àbá àtọ́fẹ́ máa jí sí ọlọ́run ẹ̀ẹ̀wò òfin tọ́lọ́kàfún sí ọlọ́run ní Suratul Muzammil ọbẹ̀ sí jíṣẹ́ nísìn ẹlọ́wọ́ mú tẹ̀mílù ẹlọ́wọ́ mú dẹ̀sírù ẹlọ́wọ́ gbogbo àwọn òfin tó ẹ́pà náà di gangan ní ń bá wí tí wọ́n fi ń tírẹ́nì ẹ̀ yóò dé bí òjíṣẹ́ pàtàkì tí sẹ́hun náà lápa ní ààrẹ tí ò ní jẹ́ pé ń wí níta kò ṣe nílé ọdọ́ wà àwọn ọmọ kéwú àwọn bàbá wa ni ẹni tí ọkọ̀ mọ́ ń kéwú àdáyí àfọ́ ní útúbà àdáyí àfá alásàlátù àdáyí àfá tí ó ṣe àtúnṣe tí ó dázáwí alẹ̀ bẹ́yìnà bí a ti wà láàkídà bọ́ọ̀lọ́ rẹ̀ ṣe pẹ̀lú environment ìlú rẹ̀ àtàdúgbò rẹ̀ pẹ̀lú àkídà tàgbédé ni pé kò sí ìkẹ̀kẹ̀ àfọ́lọ́hun lóòtọ́ ni nígbàtá àwọn olè bàbá rẹ̀ àbílù rẹ̀ nínú ilé kan nínú ilé yìí kan náà ààrẹ ni tí ń jẹ́ abájísìn ni olóòsàlà wọn nínú ilé yìí kan náà ààrẹ ni tó yẹ kí nà sàárà ni àwárí mùsùlùmí nínú ilé ẹ̀ sì jọ gbúgbẹ̀ ni bàbá yín lọ́wọ́ kú yìí àwọn okò kiri wá èyí ọfẹ́ kiri yóò èyí tó fẹ́ sọ̀bọ̀ gbà wọn aláwọ̀ wá ìwọ mùsùlùmí ọgbà lázà láti wà sáàwá dàbí ibi tí ò sí ẹbọ rárá sọ́dà ibi tí ò sí kiri rárá ilẹ̀ Saudi àti gbogbo ilẹ̀ yókù àtẹni problem pé bóò ni wọ́n sì pẹ̀lú environment ni pẹ̀lú àkídà ìmọ̀lọ́run lọ́kàn mi ṣé bí wọ́n ti ń jẹ́ ọlọ́run náà ni ó jẹ́ irin àbí yóò bá ń kàlí ti ní àì àdáyí bẹ́yìnà bí a ti wá àkídà ẹlẹ́kẹta àdáyí ẹni tí ó jíṣẹ́

pé ṣètàní ń dámọ́ wọn arábí ah, ní àtà ànà àtèmínà ilá angallaba ní Allahu alayhi tí ọlọ́run lọ́ba ń kápa rẹ̀ lọ́dọ̀ tèmi láfín tí àwọn anábì ní máa sún múnà ẹni tí ọ̀wádìí bọ́lọ́wọ́ èṣù tẹ́kùn ṣètàní pé ọ̀dàníyàn ní ní náà ọmọ sùn ní tẹ̀sùgbọ́ ọmọ bọ́ òní mọ̀ owó jíjẹ́ wọn ò sì fẹ́ sàìdá mọ́sílẹ̀sì táni ó kìkín tó tí n kankan yóò ti kọlù àfáà ní ọkọlù ọmọkí ní ọkọlù òní ní ọkọlù òní ní ọkọlù anybody bóò ni dáa ìṣe fẹ́ yanjú ààrẹ bẹ́yìn na ṣaitani wa rahman tí ṣètáni òfin ní já ọgbà mọ́ rahman lọ́wọ́ kò sẹ́ni ọgbọ́n mẹ́nu gbogbo wa èyí ni wọ́n àjẹ́ ń gbé wa lọ bí áyà tó yá àsìkò ni odidi báásù rẹ̀ tí a bá fẹ́ ṣe ní ó sì máa ta àwa níwà sí wájí àtẹni ọ́sẹ̀ dìde wà sí tọ́fẹ́ kan mọ̀ ohun pẹ̀lú àwọn tí ní ṣe wà sí ti pẹ́ tán ti jíṣẹ́ tán darúgbó tán dàgbà síbẹ̀ tán kú lọ àwọn bàbá nì níbi wà sí ni wọn dúdú ti dùn tó dìde funfun àwọn tàwọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nísìnyí kí ẹ̀pá àwọn tọ́kọ̀ ohun òṣè dáa bóò ní wá àti wá rí ṣe nígbàtàwọn òsì lè ṣe dáa tọ́kọ̀ lù wọn kọ́ tọ́kọ̀ lù wọn náà tọ́ẹ̀pẹ́rẹ́ àmọ́ ni ọba ìfẹ́ ọlọ́run náà bá ní ìfẹ́ ọlọ́run àwọn ní jù ọlọ́ wọ́n sì bẹ̀rù ọlọ́run jù ọlọ lásìkò yí àsìkò tí bẹ̀rù ọlọ́run wọn bẹ̀rù owó lọ́pọ̀ ìfẹ́ owó lọ́pọ̀ látara bẹ́ẹ̀ ìmọ̀nà ọlọ́run ọdọ́wọ́ mi àti rẹ̀ áyà kan tuntun منه سورة رومك حتى أعوذ بالله من الشيطان الرجيم هنا وابتكي وابتكي فيما آتاك الله الدار الآخرة ولا تنسى نصيبك من الدنيا وعاسن وآسن وآسن كما أعطن الله إليك ولا تغيو الفزاد بالأرضي إن الله لا يحب المفسدين وابتغ فيما آتاك الله الدار الآخرة يا مكيو وابتغ يا فا وابتغ إذا نسى جبا وابتغ ìwọ ọkùnrin wàbútẹ́gì ìwọ obìnrin wàbútẹ́gì sójú kòkòrò فيما آتاك الله owó lọ́lọ́gbùn ẹni ogun ni ajẹ́ ni oṣó ni asiri ni ipò ni ẹ̀kọ́ ọmọ ni ẹ̀kọ́ òwe ni gbogbo ń fún ẹ̀nà ìjẹ́ tí sí máa máa nì máa ni nínú sí kọ́nà bó ní lọ bá máa kọ́ kọ́nà bí agbára ìjàkadì ní ẹwọ mọ́mọ́dálì nígbà tó mọ̀yàn là mọ́lẹ̀ tó mọ̀yàn kàn lẹ́sẹ̀ ó sì ṣe dáwà bẹ́ tàbẹ́gbàgbé wọ́n ní táìsì náà sí bẹ́ kọ́nà wọ́n ní ọmọ jẹ maka ìjẹ jáìsì àbí jáìsì máa ń ṣe ẹ̀yẹ́ ọlọ́gbọ́n ẹni ọdígbà wọn ló dìgbà tó ẹni tí ó bá ti nípò kan tó bá ti láàyè kan wàláhì kọ̀sẹ́ni tó ráyè inú wa kọ̀sẹ́ni tó jobless inú wa ìwọ tó rò pọ̀ jẹ́ nǹkankan ìwọ gan náà jẹ́ níbi tó wà náà kọ́bù tẹ́gì fi ma àtàkàlá ad-dar al وأحسن كما أحسن الله إليك أبني وأحسن ثلاثين وأحسن أحسن يمسن وأحسن كما أحسن الله إليك أيوة ولا تبذل فساد في الأرض إن الله لا يريد المفسدين آية آية كان ó ṣe yí ó ti wọ́n mú tẹ́jì sojú kòkòrò tí máa àtàkà lọ́wọ́ dára l'áàkírà tẹ́rí dára l'áàkírà ìbàdá ti mú gbogbo àkísàmù fèkìlíyà lọ́dọ̀ àmọ̀zá ìbò alìfèkìlí gbogbo kífún ìbàdá oní tí máa àtàkà lọ́wọ́ dára l'áàkírà Wọ́n látẹ́ zọ sí ìbákàrí náà dúnmìí Má wá gbàgbé ẹ̀tọ́ rẹ̀ láyé, ó jẹun láyé, ó kọ̀lé láyé, ó wọ̀sọ̀ láyé, ó fi ń pa ẹ̀, ó gbádùn, ó ṣogun bí wọ́n sí ọlọ́dún gbádùn, gbádùn àti ọmọ gbádùn. Èyí ni kìsìmù sàṣìyà àti. Wàá tí? Inú kìsìmù kejì, ó ìbàdá àti ní tàṣe fọ́lọ̀ mọ̀hàmàlá àti ní tàṣe fúnra wa ṣàfihàtù ní tó ṣe fún rẹ̀ láyé jìnàyàtù lẹni tó bá wá ṣẹ̀ sí kanú mẹ́tẹ̀ta tẹ̀rí àwúlá dàfún ẹwà gbogbo ti dáadáa fẹ́ni tó ń sìn nínú ilé, ṣe dáadáa fádìẹ tó ń sìn nínú ilé, ṣe dáadáa fún ọmọ rẹ ṣe dáadáa fọ́kọ rẹ fáyà rẹ fọ́rẹ́ rẹ fàfà rẹ o rẹ kàmà àṣànà lọ́run ilé ìkà gẹ́gẹ́ wọ́n lọ ti dá ọ̀nà lọ́lá jẹ́ kọ́ láwọn darí padà sọ́dọ̀ ẹlòmí ẹni bá ní nǹkan tó sáhun ó dínà mí ìmọ̀ rẹ̀ ni tọ́lọ̀ ló ṣe fún òsì kọ́lọ̀ kó tó ṣe náà lẹ́yìn lẹ́ẹ̀lẹ́ dálì fàdá ara wọn torí ìfẹ́ tí ọlọ́gbé wọn lọ́wọ́. Tọ a ṣe ẹlẹ́ tó ṣe dáadáa ṣe ìyá wa, wà á ṣe ẹmọ́jẹlẹ bàbá ọ̀dàrú, wà á ṣe ẹ̀yìn ọmọ kéwà tó ṣe dáadáa sí títí náà lè dá lọ́la, ẹ̀n tó ń da àwọn àkánlẹ̀ ní iṣẹ́ àwọn tí ẹ wọ́n kàwé ò iṣẹ́ ẹ̀tọ́ wọ́n ń da àwọn àkánlẹ̀ nígbà tó gbọ́ ní Àbújá wọ́n ni wọ́n dàkà àwọn ọgọ́rùn kìíyàn lẹ̀ níbo ni wọ́n máa lọ kí ni wọ́n máa ṣe àwọn tó ń sì kàwé ìwé ẹ̀rí ń bẹ̀lọ́ wọn tó fi ń

wọlé ní ilẹ̀ ayé o. Ṣé bá ayà ní? Bá ti ilẹ̀ ọ̀hún. Ó ṣẹ̀ tọ́ fún wa. Ìgbà kàwà nípọ̀ rẹ̀. Kó lè dára fún wa. Láláyà nílẹ̀ ayé o. Ṣé bá ayà ní? Bá lọ́kọ̀ nílẹ̀ ayé o. Ṣé bá ayà ní? Arọ́ bí Ẹ̀tọ́lẹ̀ dára fún wa tánzàmì sí ìbákamí náà dùnìyà ọlọ́run fún a máa jayé. Ọlọ́run fún a máa di president, kò gbá máa di governor, kò gbá máa di minister, kò gbá máa di honorable ṣùgbọ́n kápùn fi ṣe dáadáa ní wà tí ní kàmọ́ sọ́nà ọlọ́rùn ilé ìka wà látẹ́bùkìlì mọ́jẹ̀lé ọ̀dàrú lọ́wọ́ rẹ̀ mọ́jẹ̀lé ọ̀dàrú lọ́wọ́ rẹ̀ لا fàṣáàdá pẹ̀lárì inna Allah la yuhibbul mufsidin ọlọ́run lóhun ní tọ̀rẹ pẹ̀lú ẹni tí máa ń balẹ̀ jẹ́ ìlànà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ibi látó fìlábìyàn ibẹ̀ ni alìjìnàyàt àwà wo ìbàdàt níjó kíwà bí òkú ní kò kírun mọ́ kò kírun mọ́ ẹ̀kìlọ̀ fún kọ̀wàá gbọ́ ẹwà wo jìnàyà ti dé bí ẹni tó bá pàrùn sí tó ti bẹ̀rẹ̀ fàṣádù fèdà àti nígbà tó wọ́n ti kímọ̀ ẹnu yóò tún kọ bí ẹ̀ ẹ̀mù ẹ̀dá sẹ̀ríà fún bí ọba gbà ẹ̀kàtàlà rẹ̀ haddan sẹ̀ríyàn ni wọ́n ṣe mọ́kàdọ̀lá wọn yóò dá fàṣádù lẹ́fẹ̀dà àrùdínù tó bá jẹ́ pé ní ìhìsánù ni ọkọ tó bá fi ìyàwó lẹ̀ láì sẹ́dì na márù wọ́n mú ọkọ̀ wọ́n dábí wọ́n ti bílálà fún wọ́n dáfẹ́ rí àfún wọ́n lọ ohun tó fi dédé nù jìnà yá torí bóhun ti bẹ̀rẹ̀ ohun ó ti fẹ́ tó fi lúfìlà arbimu ó ti bẹ̀rẹ̀ fasad gbogbo àfisáàmù mẹ́rẹ̀ rí mú sẹ̀ríà ó ti pín sára àyà kan tókè wàbtẹ́gì bí máa tààkàlọ́hùn dára lè ákíọ́ wọ́n látàzánà نصيبك من الدنيا وأفنك ما أفن الله إليك ولا تبدي الفساد في الأرض إن الله لا يحب المفسدين Ó ti kó gbogbo Màálìmọ̀ Dínú Ìsìlámi àtàrà gbogbo ẹ̀kọ́ ìsìlámi ojúgbogbo ní gbogbo marhala tàbàdé ní jàmì yúnivẹ́sìtì ni o ìdájí ni o ìtìdáyí ni o ilé kéwù lẹ́lẹ̀ ni nílà bàbá ń ṣe ṣeṣe tí wọ́n kú lọ yóò wọ́n sì ní kú níbi ẹ̀sìn ọlọ mẹ́rin náà ni látàbùkìrì bàbá jọ́dọ̀ ọmọdé káti sùúrù pé yọ padà dáa yọ padà sàǹfààní mọ́ wá hun orin gbangba tí ń bọ̀ lọ́nà ìgbìmọ̀ pín bá fún olórin pàdé tí ń bá ti hun dálẹ̀ tàn yẹn alárùdú ọmọ fàrúdù ní sẹ́lérí ẹ̀ kò jẹ́ àrùn súnnú mọ́tò pé alá adìyẹ ọkà yẹ́rọ òun wá sí ṣíṣe kéwú kíké àsàlátù oore ni kọ̀ nìra nínú ẹ̀sìn ọlọ́run ọba ta báwo gbogbo mẹ́jẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ẹ̀rin ta kà àti ìbádátù àti tàfíyàtù àti jìnáyàtù àti muamalatu kò sí nira ń bẹ̀ kò sí líle inú Islam kò sí wàhálà ń bẹ̀ wọ́n láti rárá Jésù sayyidul bashari láàdọ́rara wọ́n láàdìrára ni mo fi ṣe bí tú àkọ́kọ́ kódà kó ní ẹ̀lá jẹun lásìkò mọ̀nà

nígbàtí ti masidi o ti di mu'amala nígbàtí ń jẹ́sù láti ń sàfíyànù má para rẹ̀ má ronúkú má bóògùn jẹ má bà rẹ̀ nú jẹ́ ládọ̀ rárá nù wọ́n lè àdìrà bó ti pa ẹlòmíì hadithu sayyidil عامل أهاك بإحسان تفسك رحمة عامل أهاك بإحسان معاملانه nígbàtá àfá tọ́ wa tí bàbá ti báyìí náà láti páàsì gbogbo àtàjòkó àrí bàbá mọ́ bàbá àgbà mọ́ bàbá kékeré wà nílẹ̀ àwa fìlélẹ̀ àwa náà ṣe dáadáa sí ibi jọ́n ṣe dáadáa fún wa nù. wọ́n láwọ́ àṣáà wà áṣáà ní láṣárárì. wọ́n láwọ́ àṣáà kọ́dà bó ń tọ̀ ń sáìdá fún ọwà áázá يا صاحب الهم صبرا بتلية منه Ọlọ́run kìí fẹ́rúlẹ̀ láì máa dàmú ẹ̀. Mo sẹ́ni tí ọmọ abẹ́ tí ò ní máa tí ò ní ní tí ń fẹ́ àti tí ò fẹ́. Náà láfi kọ́ láfi ṣe ní ọdún kìí àdúwà lẹ́kan, gbogbo ń tàà fẹ́ kó sí fún wa gbogbo ìgbàkígbà tẹ́dà bá ń ronú pé bóòlè mínú ti sàyè ní báyìí gbé agbẹ́ mi ń lo mọ́tò wọ ẹgbẹ́ mi ń lo sọ ó ti dá fáwọn kan. sọ́kúrẹ́ bílítẹ̀lì ìyá ti ní. a ṣe sùúrù pé àdánwò tọ́lọ bá fi kàn wá kágbé mọ́ra. ọjọ́ kan mọ̀ tọ́lọ wọn ó ṣe ń tọ́ àwọn bàbá wa tí wọ́n lo ayé ó kọ wọn ọ̀tán ọlá sùúrù ni náà náà bá balẹ̀ jẹ́ ni àní pé kí àfá wa báyìí lónìí. wà kún sàbúrún alọ́lẹ̀ ń fáàkì àmúwálẹ̀ wà rọ́jú náà owó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run tọ́rẹ́ nìkan ọba o tẹ́ ẹ bá rò ó pé ta ní ń bá mi ṣe wàhálà mo lọ kánù mo lọ kàdúnà kú ọpọlọ́run lẹ fẹ́ fún náà ló fún yín alálẹ́yàlẹ́ àdúlá lẹ́sẹ̀bí dásárì mímbá bí mọ̀hámàlà náà ni náà fún ìyàwó rẹ̀ tí àwọn ọmọkà mọ́ lọ́kọ mọ́ lọ́kọ tó sébí sí fàárí kọmọ rẹ̀ wọ́n fún mo ní bàbá ọlọ́mọ ti pa bàbá yìí nìsìn wọ́n lá Nábì sallallahu alaihi wasallam wọ́n ní yadul ulya ọwọ́ tí ń bẹ lókè khairu min yadi ọdájọ́ ti bẹ ń lọ àbúrò rẹ̀ ẹbí rẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ Fàìrú lékàlà ìkì máa yà tí ìta máa fáwọn ọ̀rọ̀ ẹjẹ́ ni rẹ̀ ọlọ́pọ̀ wípé wà á sí ládùúgbò ẹni rẹ̀ lẹni sáǹfààní rẹ̀ ń kárí ilé kárí oko èèyàn mélòó rẹ̀ ti wúlò fún èèyàn mélòó lọ́tara ayé ẹ̀yin tẹ́ mà sírí tẹ́ mọ ògùn ẹ̀yin tẹ́ mọ nǹkan èèyàn mélòó lọ tara yín sórí rẹ̀ wọ́lá ayò àti ìdíṣẹ́ ìrìnkẹ́ Báni Muhammad ń tó fún wa nù, bí ànẹ́dìjì tó nù àlàyé Àlàfẹ́rẹ́ márùn-ún tó wà ṣáàrùn mọ́tàràbà tán. Gbogbo jí bá jí oore ìkẹni, ẹni ṣe rere yóò rí kẹ, ẹni wọ́n ṣe fún ìkẹni. Wọ̀ṣáàrùn ńkọ́ mọ̀tàràbà tún wọ́n máa fi gaba tún. Gbogbo jí láti ìjáburú láyé ìwọ́ tó sábúrú ò ní lálàáfíà tọ́rẹ́ mi rẹ̀ náà ṣe dáa káwòye ní abá bá aburú dẹ́ ẹ̀dàkùn ẹjá dáadúró báyìí rọ́lọ̀ nílá tó fi àzádá fil ardi. Àbùnáhùná dídùná tìlì sí kí àkìsáàmù. Ọmọ tábì láyé ọmọ mẹ́ta ni jẹ̀mọ́. Kò sẹ́ni tí ọmọ. mímọ̀ làákọ́kọ́ bí, sẹ́ni ọba máa kéwà bọ́mọ̀wé tó lè mọ́ sí níyàwó àwọn tí bàbá kọ́kọ́ bí ní àwọn àgbàlagbà tí bàbá kọ́kọ́ bí ní àbúná olè bèlè elimi ẹ́ bèlè kí tó ní bí sóyìdì <laughs> ọmọ tàwà fi bíbí lọ́tọ́ wá kàn wà lífà bèlè àkàláàkì ọmọ tàà fi wà bí ẹni tàà kọ́ kéwú tàà bí lọmọ tàà wá tí mọ̀ wá rántí já àwọn bàbá ìlú tó bàbá méjì ọ̀nà kọ́dọ̀ wúlò fún mi ju bàbá tó bí mi lọ. Fákítẹ̀ sí rí. Èyí tó bàbí mẹ̀jì ọ̀pọ̀ tọrọ mọ̀lá. Alkùnrin ni la taduruna ayyukum ayyuhum aqrabu lakum nafa'a. Nínú àwọn ọmọtẹ́ tọ́ àtọmọtẹ́ bí àtọmọtẹ́ rì ládùúgbò ẹ̀ mà ìjọ sẹ́yìn lọ́la. Táà bàbá wá bá sáhún níbo ní gbogbo àwọn ilé ìtìjòkó báyìí. Kálukú ló ní bàbá tiẹ̀. Kọ́dà àwọn tó tún tẹ́jẹ́ bàbá tí wọ́n kí lọ́dọ̀ bàbá, wọ́n dọmọ bàbá ẹjẹ́ àbímọ̀ rí sáyé láti bí kọ́pọ̀ kọ́mọ́ mọ̀ níwọ̀n bá. Hádà zàmánù bùlínà sí ìyá àjàbọ̀. Hádà zàmánù bùlínà sí ìyá àjàbọ̀. Ẹwú báyé ti dàbá ìjọba. Hádà zàmánù, àtùkùtọ́ mọ́ kí ń bú àfá rẹ̀. Hádà zàmánù, àtùkùtọ́ ya rẹ̀ tí ń gbáyẹ̀ létí. Hádà zàmánù, àtùkùtọ́ mọ́ Bùlí láti àjàbẹ̀. Ẹ̀dàkọ̀já sí mọ̀. Wà láàbìrì lẹ́lò ìrẹ́sànà láti bùbí. Wà láàbìrì lẹ́lò ìrẹ́sànà láti bùbí. Ìmìnà mú múra kankankan yìí, àwọn àfá wà lásìrì kúta. Ọlọ́nkọ́ ṣàánú wa ni. Amen. Ayé nínú kọ̀ọ̀kan báyìí, ayé tọ́lọ tó ìmọ́lẹ̀ sí mọ́lẹ̀ kún bẹ̀nu, kálùkù ẹjá túnra wa sí kámá kan ríjọ́ kámá lọ bọ́ sínú pé wọ́lá tó ṣe bèèrè ọ̀gírin. wọ́lá tó ṣe dó bí láti bá àdá ìṣìlá ìhá wọ́n fi tẹ́kì rí máa àtẹ́kà lọ́rù dára àkírà ولا تنس نصيبك من الدنيا وأحسن tàbá wo mọ́tò lílò wàláhì yóò gbé sẹ̀rí àṣẹ́gbẹ̀ kan tọ̀bí àríọ́tẹ̀ lílọ èyí ó gbé àkídà sẹ́gbẹ̀ kan bí àríọ́tẹ̀ lílọ èyí ó gbéra àmọ́nù sẹ́gbẹ̀ kan ṣe ìtàrù ní ọ̀tẹ̀ lílọ Bàbá wo tó owó ayé ẹsẹ̀ mú mi ní omi. Bàbá wo tó ògùn ayé ọkàn mú mi ní omi. Bàbá wo tọ́lá ayé ẹsẹ̀ mú mi ní ọyọ̀. Àfi kágbó olúwa gbọ́, káfíta kú sí. Àfi kágbó olúwa gbọ́, kú sí. Àfi kágbó olúwa gbọ́, kú sí. Bàbá fún ẹgbẹ́ wára mọ́tò ẹgbẹ́ wa ti kọ́lé ibi táwọn náà bá wá tí wọ́n á wà lọ ẹsẹ̀ ọyẹ́ bá bá sì débi tó gùn tí jẹ́ wọ́n fi kanra wọn nísìn tó wọ́ mọ́ sí yà wà láyé imani lómi àfi kagbọ́lọ́gbọ́ kàtàkì إن الله لا يحب المفسدين كأنما الوعد والإرشاد مفسدة كيف جدوانا يقولك الوعد والإرشاد مفسدة على هذه جماعة Gbogbo àwọn ọmọ tí ó lakújò kó wájú àfáwà yìí. Ọwọ́ àdàlẹ́ pé àlèwáàzú wọ́n lè èrè sáàdù mọ̀sùsọ́dọ̀ tí. Máa bá ti dájọ́ wá sí ẹ̀rì ó fún ọlé sí padà. Kálukú wá sọ wá sí àtẹ́rí nímbàrí ibi tí ó ti máa pèsè ọ̀rọ̀ kò jíṣẹ́ ọlọ́mọ kò jẹ́ta nábì mọ́ كان الوعظ والإرساد موصدة والعلم والدين للمساعد فاعتبر هذا بيقول الدين ẹ̀sìṣíṣe wọlé ẹlìmọ̀ àti ká dálé kéwú lẹ̀ ká mọ́ kọ́ ní kéwú nílé ìpùsá ìgbà tẹ́tẹ́ láfẹ́ iléèwé ẹni tí ń ṣe kọ́ọ̀tù léèwé tí ń ti ń sáwó láti léèwé kí ni ó ṣe wọ́n bá jáde tán yóò máa pààyàn ní ọba di gọ́fúnà yóò bá yí jẹ́ ni bó di mínísítà inú ìṣẹ̀lẹ̀ yìí owó gba àwọn ilé ìlú ti ṣe kọ́ọ̀tù ní o láti ojú wọn lẹ̀ mọ́yìí epo àwọn lọ ta síbì kan ni gbogbo àǹfààní ìlú yóò lọ wá dàbẹ́ ń pà ní nǹkan tí ó tún Nàìjíríà sí Gbogbo olè kí ó lọ́bà jẹ́ tán, àti ìṣàfihàn ájàtúká ní ẹ̀ tí ó sì gbọ́ ìsìtì ẹ̀ ẹjẹ́ dínú ramadana alùkú wa ń tọ́jú ebú àdízi ebú àti ayà alùkùránì ebú kalẹ̀ dínú ramadana táti sórí rẹ̀ faridáhùn wa jama'an yazidu li burusi bil kusri faridáhùn wa Yẹ̀dúdó lè fún òṣòbí lè kó fún ní. Ọjà bá lárúdù wọ́n rí ẹ̀dúgbà mọ́. Fàrídá wàjá mọ́ ayẹ̀dúdó lè fún òṣòbí lè kó sí rí. Ó túnmọ́ ni àlègúnsù ìbàjẹ́ lékún sí. Inú wà síra ṣe yìí, ohun dúdú làwọn èèyàn sí ọ̀rọ̀ tí máa ń jáde láti inú ẹ̀mí níwá inú ẹ̀mí ní máa ní ọlọ̀ ọgbọ́ sí léjì ẹni tí ń gbọ́ wà àdíṣù láwùsí ilẹ̀ ọgbọ̀n àdíṣì tó bá ọ̀rọ̀ tí máa ń jáde lérí ahọ́n etí ní oṣù okò ní démọ́ ọkàn Àwọn tí ń ṣe Yahoo Zahrana. Ọmọ kí ó fọ́ wà náà yàfà rẹ̀. Zahrana. Mọ́mọ̀ fọ́ wà náà ìjàmá. Zahrana. Ọjọ́ wá káàkiri. Mínà ìjà àlìkàzá ní síwà ní káàsùwárí. Ó kò lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin obìnrin ní ẹ̀ẹ́ ṣe ó ti rínú ń ọkọ̀ jáde lé tó lóun ọwà kárí irọ́ kárí ọkọ ọkárí aya pásítọ̀ wá rí ọdà gẹ́ bí ẹgbà ọwọ́ àti fèrè tí wọ́n fi sọ́rùn ní kálukú wá sọ yọ́ di fàárí ọ̀sọ́dọ̀sọ́ aláàbìlú náyùkọ́ súnà wàlá ara wọ́n tí ó ti tẹ́kùn ọ̀tọ́dún ẹ̀sọ̀lẹ̀ yùká súnà wọ́n tó rí problem nínú sẹ́ wàlá ara wọ́n ara bùkátà wọn fìyà ẹni tó lọ bí iṣẹ́ tó wá dásìkò tí ó gbowó oṣù tí wọ́n láwọn ẹ̀ mínísítà ọ̀sánwó wọ́n ti sán lókè wọ́n há sáàrin ni wọ́n sán lókè wọ́n há sáàrin tó wé ní gútàwọn òṣìṣẹ́ kan ẹni tí òṣìṣẹ́ la pè lọ́lẹ̀ ẹni tó wá tó ṣiṣẹ́ tí òróró gbà ń kọ́ wàtàjìrúnà yòtáhùnà ni wọ́n kú sí tánlẹ̀sẹ̀ tánlápá ẹni ọba mọ́tò lọ oko àjàpá àjínàpá àbí alápá àbí nǹkan kan lọ́nà Ìbàdàn lọ́nà kí nígbà tí ó ìbànújẹ́ pa sáàrin ọ̀nà ni Tọ́límọ́nà kẹsìrò tí ìbùjú rí mọ́. Ẹwọ́n tí wọ́n pọ̀ sí ní jojúmọ́. Ẹwọ́n tí ń ṣẹlẹ̀ lásọ́rọ̀ ọ̀kì. Ẹwọ́n tí ń ṣẹlẹ̀ ní gbogbo stéètì kọ̀ọ̀kan. Alábòsí wọ́n pọ̀ sí kẹsìrò wọ́n pọ̀ sí fún jojúmọ́ jojúmọ́. نعوذ بالله من يسر بلا يسر نعوذ بالله من يسر بلا يسر نعوذ بالله من يسر بلا يسر Ìgbà ara yìí nìkan gbogbo ń táa fẹ́ kó ṣe fún wa ọlọ́run dáàkú ṣe gbogbo ń táa fẹ́ kó ṣe fún wa dáàkú máa ṣe ṣe ẹgbẹ́ ọlọ́run kan ẹ̀yìn ọmọ kéwú tààjẹjọ́ o tálẹ̀ dáadú mẹ́un àtàwọn ọkùnrin àtobìnrin àtàwọn mùrídá àtàwọn náà ta tún ti gbé pẹ́pẹ́ díẹ̀díẹ̀ wọ́n yí kàyí ọkùnrin kan jẹ́ Abdullahi ibn Mubarak wàlí ni kọ́dà mọ̀káfá ni wọ́n pè ní ojú ṣùgbọ́n wọ́n ṣe bí tó fi di láfẹ́ pìtàn yìí kó lè máa fún mi wọ́n ní bàbá tó bí rọ́jú lónìí olùsílọ́run ni alásàjẹ́ ni a máa gbàárù ẹ̀yin tẹ́ máa ń gbàárù kiri tẹ́gbẹ́ mọ́rọ̀ wípé kìbàkọ́ bá jẹ́ fún yín o ọ̀nà tọ́lọ̀wọ́ pàṣẹ̀tọ́ fún kó wá oyí ọlọ́run sí a lè wọ ago alágo ti ń ni ìnáà lọ bá alúkanú ọba lè lárúbá bára ní òun fẹ́ ẹnìkan lọ́lọ́ jú ìfọba pé ẹrú yóò ní kìí sùn lóòrù ẹlẹ́sìn ni a máa gbà wẹ̀ nígbà tó bá lóòun wá lámàá náà wọ́n bá ọba lọ́wọ́ ọba bá wò pé oko kan tóhun dá sọ́nà jù àwọn tí ń bá àwọn roko alábòsí ni wọ́n ẹrú ọba a máa wá lọ owó lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n kó tó lóko ọba kọ́kọ́ fi sílé náà tó bá di lóru yọmọ ìrìnà fílà tó bá di lọ́sàn a máa gba àwẹ̀ lọba fi wá rò pé ah ilé yóò lè mú àmọ́ náà lọba mọ́ lóko wọ́n máa bá mi wíkọ́ máa bá wọn náà ìdí ọlá àlùbáríkà ẹni tẹ́ ń sáàbò sí fún ọmọ ga sí ni wọ́n máa lọlẹ̀ ń ti ẹni ní ọgọ́lọ́nkọ̀ tí ó síbẹ̀ fúngbà kan kó ṣe tí ẹ tó fi lọ pàdé jẹ́ o ti wá rò pẹ́bẹ̀ ló ti jẹ tí ẹ tó bá ti jẹ́ mẹ́wọ̀n ọ̀jẹ̀ ni ẹrú ibà bẹ lóko nígbà wọn mú lóko ọba wá lóko oko nígbà tí ó débẹ̀ ìwọ arákùnrin dákun lọ bá mú èso tó bá dùn wá kí n fi ṣe fàájì yóò gẹ̀dẹ̀ bí apple bí pineapple kí nǹkan kan báhùn ètò ọ̀rẹ́ bá tẹ̀ ló bá mú kìíní wá ọba jẹ́ ọmẹsẹ̀gì ah, ọba ní èéṣe tó mú ètò mẹ́sẹ̀gì ló mú wá lọ́mú mi wá ó tún lọ́mú mi wá ọba jẹ́ okoro èéṣe ah, tó túnmọ̀ ni ṣe bí gbogbo ètò tí mẹ́sẹ́ bó ṣe rí ní ọ̀ọ̀tọ́ wo ní mídé lọ́nà ó ní ma amartani an azukahu walakin amartani an usli'ahu ọpa mi láti pé kí n tún oko ṣe ni ọ̀ ní kí n jẹ́ ọba ni lámtàzúkàtùn ọ̀ jẹ́ gẹ́gẹ́ ní lámtàzúkàtùn fọ́mà dáa ta àkùn

kémi náà lè sàmánà bẹ́ẹ̀ káró ìmáàmù ká máa gbé káró àlífà ká máa gbé táà sì tí ìmú gàrí táà ìjẹun ọkùnrin yóò rí nǹkan jẹ́ o kò rí sí o ibẹ̀ ní jínsá máa náà ẹwọ́n tọ́lọ̀wọ́ sí káà lè ṣe sùúrù yẹn ìyá wa àtẹ̀yìn bàbá wa àtẹ̀yìn ẹlẹgbẹ́ mi àtẹ̀yìn ẹ̀gbọ́n wa ẹni ọlọ́run bá ní ọ̀dá fún yọ́ dá fún bí èèyàn bá lọba bá ní síbò ti rí nù ọ́ jẹ́ nǹkankan ní owó lọ́wọ́ jẹ́ sí kẹ́nà lọba bá kọ rílé lọba lọ sọ fún ìyàwó rẹ̀ pé mo ròyìn ọkùnrin yìí sì ní hindi ni india ní kìí lárúbáwá ọba yìí sì ní ọba gbogbo ilẹ̀ lárúbáwá báyá nù mọ́ nínú ó pè ní ìrìnà tí ó kọ ẹ̀mọ́ mo sì fẹ́ purọ́ àwọn ọba ilẹ̀ lárúbáwá tí ó

níwọ̀n tako yí o táwọn èèyàn ní sọ̀rọ̀ sí láti lè rígbọ́ ọmọ nìlẹ́fẹ́ fún ní ọmọ yẹ̀yẹ́ díndí ọba ìlú ní ìpínlẹ̀ gọ́ọ̀nà èkó kọ́ wá rí ọmọ ìkan ìkọjọ́ igun kọjọ́ ìkan tó wá mọ́ pé ọmọ ọkọ̀ wá òun ó fún lọ́mọ tí wọ́n wa tẹ́lẹ̀ Hádá hadiyu min hadiyillah. Wọ́n tọmọ yí fẹ́ nìkan tí kò sí sí kan ẹ̀mú ti ń bẹ̀rù. Náà ni bàbá bá pé ní ìwọ ìyá lọ sọ fọ́mọ rẹ̀ jẹ́ tí fẹ́ fi ṣe Náà ni ọba bá pé bàbá ìyá bá pé ọmọ rẹ̀ ọmọbìnrin ọmọ ọba. Tọ́ bàbá rẹ̀ olóhun ti báyìí báyìí o, wọn ò sì fẹ́ kọ́ takú bàbá rẹ̀. Ní tí bàbá rẹ̀ bá ṣe ni ó ṣe. Ah! Tani wọ́n láwọn ó fi mí fún? ọkùnrin ẹrú wa náà ní kí máa sùn lójú ọ̀nà ah, ṣe ń tọ́wù bàbá náà ni òun ti ní ọmọ ọba sẹ́mà pọ́ bá lòun náà ọmọ ọba ọba ní púpọ̀ àwọn tó wá jẹ́ lóyè lè ṣe ń tọ́wù bàbá mi nù ńgbàtẹ̀ ti fàṣẹ́ ìyá mi faramọ́ ẹ̀yìn ọmọ gí ẹ faramọ́ táwọn òbí yín bá ṣe hmm. ó lè máa ní ìlójú ah, bí ó ti bọ́lọ̀ ń fẹ́ lọmọ ìbágbà lọba bá lọ pé ábìdí ìwá lóko ìndí máa bọ̀ wálé tọ̀ ọmọbìnrin tí mo bí àwọn gọ́fúnà ń wà ẹtún ma wà mánà kejì ó àwọn gọ́fúnà ń wà ọba ń wà olóyè mi ń wà mo ti ẹ̀dàmú fún mi ní mọ̀ràn tá ní kí n fọmọ yìí fún ọba tún bí ọmọkùnrin yìí léèrè ọmọkùnrin bá dérí kò pé ah bàbá ìyẹn ńlá ni yìí ìyẹn ńlá ní àti kẹwò ìyẹn ńlá ńlá kan pàtàkì nínú àwọn ọba gbogbo àwọn ọba ọgbọ́ wọn kó ní lárí tán o ọba tó bá ní lárí tọ́mọ yóò délẹ̀ tí ó tọ́jú ẹ̀ tí ò ní ti yà jọmọ yín òun ni ẹ fún bàbá ní àà túnmúlà káì ní ìwà ní hindi àbá ní àmàlà àrábù ó ní àmàlà rome àmọ̀wà máa kọ́ láti fààrí fa amal furs ṣùgbọ́n àwọn furs ń tí wọ́n yaftakhiruna bilmali e, àwọn máa fowó ti fààrí fa amal arabu àwọn alárùbáwà yaftakhiruna bilnasabi fámílì ni wọ́n bí ṣe fààrí wọn bá sí fámílì ọba dá wọn ní fọmọ fún fámílì náà àwọn ará àwọn lárúbá ìwọ̀n òbù yí pé ẹfọ ọmọ yí fẹ́ni tí ò níran ẹwọ ẹni ọba níran náà àwọn ọba tẹ́ fún o ọba mìírí pìtọ̀ iṣẹ́ ikú tún nílàkà inú torí kò róró rẹ̀ àmúrí àti róró rẹ̀ ẹrú ọmọ ọ̀dọ̀ ìwọ̀n ọmọ kéwútọ̀ bá farabalẹ̀ àrífọ́fọ́ ọlọ́mọ ọmọ ló jìbìtì mọ́ dágbólu mọ́ kọ́

kí lórí sí ọba ìtagámù nǹkan kí orí sí ọba tọ̀nà ẹ̀pẹ́ ńkọ́ tọ̀nà tọ̀nà ìjíjẹ́ gbàdágìrì ńkọ́ ọlọ́kọ̀ọ̀kan ah, ní ẹ̀yìn náà mara yìí ọba ní kò sí ẹlẹ́sìn dáadáa ní gbogbo àwọn sáàwú yìí ẹlẹ́sìn mo fẹ́ fọ́mọ mi fún ẹlẹ́sìn tí ó bẹ̀rù ọlọ́run lábá ẹlọ́kùnrin ìmọ́mù kí ní kọ́ ìmọ́mù fi ọjà ń kọ́ ìmọ́mù sàrẹ ọjà àbájọ sírí ń kọ́ ìmọ́mù jámẹ́ ń kọ́ bàbá ní ìwọ olùkò sí jíjẹ́ rẹ̀ ọ́ takú gidi ní òkèlè pé ń fa abẹ́ ahọ́n sọ sí jíjẹ́ rẹ̀ gbogbo ayé ní òbúrú

ẹ má jẹ́ àtórí nǹkankan sí àgbẹ́gbà torí ọlọ́run sí ẹ máa wò sí tọ́lọ́run fún wa tó wọn ọmọ kọ́wọ́n ti parí ètò lọba bá ní kò sí jíjẹ́ bẹ́ẹ̀ mo ti fún ọmọ wíìnì ìwọ ní fún lọ́mọ ni ìwọ ni wọ́n fi ta lọ́rẹ̀ ìwọ lọ́fẹ́ lọ́sẹ̀ ìyàwó ẹ̀ mo ìkí dájọ́ ìyàwó sọ́nà bọ́lọ̀fẹ́ lọ́ba dájọ́ ní gbogbo ẹ̀ ń pé àtàníwọ̀n ah, àfọmọ àbọ́bà ságámù àbí gbogbo àwọn tó wà ní àìtẹ́bù ni wọ́n ronú sí àbí mínísà kan ni àbí ọ̀nàrìbù kan ni wọ́n fún ní nígbàtà pé ó ti dá gbogbo tí èèyàn fi ń sọlá ti parí ẹ̀ kalẹ̀ wọ́n bá dijọ́ náà ti gbé èèyàn pé gbóhùn ó fún lọ́mọ tó bá jẹ́ pọ̀ mọ̀ ọ̀dọ́ ẹ̀ lọ́fàátà ní wọ́n ń ka àwọn kàráàrù tó fi kí yọ mọ́ mọ́ sọ́dọ̀ náà fìlà ní ìsìn àwẹ̀ nígbà mo wá fi sóko bó ti ṣe fún mi bó ti sọ fún mi ní torí bẹ́ẹ̀ ọwọ́ ọ̀tún mi lẹ́wọ̀n wàbílì mi lẹ́wọ̀n ìsinmi ìkánà Gbogbo ọ̀tá àfẹ́kọ́ ṣe fún wa lọ́ndà mọ́ ṣe, gbogbo ọ̀tá àfẹ́kọ́ ṣe fún wa dákùn máa ṣe Ọlọ́run? ó fún wa lé sí ń da bá ṣe pamọ́, kọ́lá ẹni tá ń ṣe fún bí ọba mọ̀, káwàá fẹ́ máa fẹ́ ká kí àfẹ́ ẹni ká tó fẹ́ máa fẹ́ ẹni ká tó ṣe tí ó dá síbẹ̀ àbíká afá kọ́ ní kéhù tán káàdì àfá ńláńlá mítà wà tá ń jẹ tá mú mẹ́ ká tó máa pè tán bú sí ìrájú kéhù ìjọ́dá àjẹmọ́ bọ́bá yìí ti ṣe nù ọba ṣe imani àbí òṣè imani nígbà tí wọ́n wà bí mọ ohun tí wọ́n kọ́ Madina náà ti rínú ọlọ́run mọjọ́ ni wọ́n dáfi sọ tí èyàn bá tó dáadáa ọlọ́run fúnlú ẹ̀ lítì rí dítà lífà ti rí àwọn àgbàlagbà mọ̀ ọlá báwọn ìyá wa àti gbogbo ọmọ ìyókù ti gbẹ́ nù ẹjá wa náà sí dáadáa tá a bá rọ́jú sí dáadáa ọlọ́run sí dáadáa fún wa èyí náà tó ní tí wọ́n ní kí n gbé níṣẹ́ fún yín kálukú ọlọ́run tó ń bá hámọ́ ṣùgbọ́n sí kò tó kù yín láti fi ran lé ọlọ́run lọ́wọ́ ẹni ọlọ́mọdé láti mọ̀ fún wa yáwọn àlébò sí pẹ́ ẹkù náwó àpò mi lóòmù lọ lé yí o inú mi fẹ́lẹ́fẹ́lẹ́ mo gbé débí ikùn mi lọ́yọ̀ yí àti àpò mi lóde kẹ̀lú yí oore kẹ̀lú oore gbangba bá sí bá ní bàbá sí fún gbẹ́ nìkan fún Gbogbo ń bá bẹ́kọ̀ọ́ jẹ́ fún àwọn ọ̀rọ̀ ìjà